وإيال فلا بملي وفيه ورشاد للورى أصاك الله ذلنا وتقى فارسي بالناس وسكر من فدا تمسكي بدعدها صليا وجعول وهو تراب حدا قد أساق الله فرقا للهدى للتعب الدنيا نصيبا للسنة كما نيس ما بقى مهتدى كما ظلم وهو صار مهتدى وأتوه بالنيرة كل فينا من اليوم يا نسيم الخير يا كاهدنا أنت تدعو بالدعاء مرتجى وصلاه والفلاح دول ذاك ذلك المصطفى في يدي العلي في اسر المصطفى لقد جاء قبل إلافي بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيزنا علي ما عليكم عليكم عليكم بالمؤمنين رؤوف رحيم وإن الله فقل حسبي الله لا إله إلا هو عليك توكلت وهو رب العظيم بسم الله الرحمن الرحيم في قريش فيهم ريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي لا سمع من جوع وآمنه من أرض آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم كما تيجي وانا لهم نسكي خلفاء ربي بوبا النبي هذا صلى الله عليه وسلم حياته إليك نسيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àdúgbọ́rọ̀dọ̀ ọlọ́run alhamdulillah ayé anáwà Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ wa olókùnrin fún kí adébámbí ilé ní káàsì mọ́ bá àtẹ̀ olókùn bẹ́ẹ̀ tàbí ní pé ọfẹ́ jẹ́ apẹ́ Ọba Ṣẹ́f Adam Abdullá Ìlàlóòrì. Gẹ́gẹ́ bí wá sí jẹ́ àfáà ìmọ́mọ́ fásitì Tẹ́mìsì ní Mọ́rkẹ́lì òun rẹ̀ pé èèyàn ọ̀gbọ́dọ̀ gbàgbé olóore rẹ̀ ibi tí omi bá gbé bẹ̀rẹ̀ sí sun odò ọ̀gbọ́dọ̀ gbàgbé orísun rẹ̀ kọmọ̀bà wá gbé òun náà lálẹ́ká sí kódà mọ̀dúrù náà tó sọ pé àwọn tó bẹ̀rẹ̀ ìjòkó

síwájú kó tó ti pé ti mọ́gásì wá sí léèyàn bá jẹ wá mọ́gásì àádáká aláàbẹ̀rẹ̀ gígí káwọ́sì mọ́gásì gẹ́gẹ́ bí pé mùdínú náà sì kàwá gẹ́gẹ́ bí ọmọ kíwú àwọn bàbá wà bí kan wọ́n mọ̀ tàbá sílẹ̀ wọ́n mọ̀ àwọn ẹ̀rí sì fẹ́ tàpátá ìyàpá wa ọlọ́mọ́sọ̀rọ̀ ọlọ́mọ kí ó burúkú ẹ̀sàmẹ́ dáadáa ká má jìtà gẹ́gẹ́ bí nǹkan tí ń dà láyé òní kí ti wá mọ́ jìdàkudà òun lọ jẹ́ kí ọlọ́wà díẹ̀ ká tó dé ṣùgbọ́n ọlọ́wọ́ wọlá bàbá wa tó níbi tájẹ̀ kó yìí bàbá Sheikh Adam Abdullahi Al-Alawi mùdírù náà ló níbi àfáà sùgbẹ́ni fẹ́ káwàá tójú wọn àwọn náà wá láti kó ti lọ́hùn yóò jẹ́ ọjọ́ gbogbo ẹni tẹ́ ti jòkó látara ẹ̀ ní pòpò jòkó lọ jòkó ẹ̀sì ní pàdánù rẹ̀ wọ́n dàbẹ́ ni pé ẹpẹ́ tó lọ lé ní èjì ìsásùkò tẹ́ lọ ọwọ́ ìsásùkò tó lọ rẹ̀ lọ kò sí jẹ́ ìdálú ẹ̀ dúró àpèjúwe ilé wa àti gbọ́ndẹ̀rẹ́ gbé sílé ní náà làpèjúwe wíwáyé ó ta wáyé wọ́n àti òsì ìsásùkò tá wáyé ìyọkọ̀ òbúra wá Níwọ̀ tásìkò dáwàáyé, bàbá àti àkàjẹ́ irinṣẹ́ ni ọjọ́ ta láti dáyé ládáyé hùn. Bí ọba ti tọjọ́ tápù bẹ́ẹ̀ kọ̀sìn tó ṣeéṣe. Ọba ti tásìkò tápù bẹ́ẹ̀ kọ̀sìn tó jílò ẹ̀ lọ́wọ́. Mẹ́wàá ni gbogbo òtẹ̀lẹ̀ tí ń bẹ nínú ayé. Àlùmọ̀kíìtù òun ní dágbà, òun ní dájọ́, òun irú àkókò òun ní kìí tàṣí wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀sùtọ́dọ́ àbádá tó bá bá tọ́lọ́run kò ní ní ọ̀sẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ọmọ sí takiana wà وما شئت إلا لم يسا لم يكن خلفت العبادة على ما عرفت وفي العلم يجري الفتى والمسلم خلفت العبادة على ما عرفت وفي العلم يجري الفتى والمسلم وعاد àáńtà wàhádá àzọ́ta wàhádá àáńtà wàhádá àzọ́ta wàhádá àmáńtà wàdá lọ́pẹ̀ẹ́ wàhádá àmáńtà wàdá lọ́pẹ̀ẹ́ Ndọ́bọ̀ bá fẹ́ ní ó ṣe jẹ̀mọ́ ìjòkó wa tẹ̀ ní ó ti fẹ́ orí lórí èyí tọ́lọ́ wọn bá fẹ́ kò ní ṣe ṣe wọ́n máa sí ìtàkà náà wà ní ìlàmọ̀ àṣà àwọn fẹ́kàwọ́ ọmọdékùnrin àwọn ọkùnrin láti fara wa lọ́kùnrin ọlọ́run fẹ́kà àwọn obìnrin ọjọ́bìnrin ni wọ́n fi fara wa lọ́kùnrin ọjọ́ ìní ajọ́dájú ẹ̀pọ̀ àwọn àti à ń bẹ̀rẹ̀ nílé ìrìnrí gbóhùnbọ̀ ẹ̀rẹ́sẹ̀ kò sí ìdébí kò bá wa àbíkọ́ bá wa àwọn náà ti lọ àwọn kẹ́ ti lọ àwọn ọ̀bá wọn báyé jẹ rí ní ìfẹ́ ọlọ́run ní ètò ọlọ́run wà máa sí ètò ẹ̀ lámọ̀tẹ̀kọ́ lámọ̀tàjá wà máa jíjí wa sísun wa ìfẹ́ ọlọ́run ni jíjẹ wa múmọ wa ìfẹ́ ọlọ́run ni lílọ wa bíbọ̀ wa ìfẹ́ ọlọ́run ni kọ́dà ojú tá ń fẹ́ kọ́dà ìmí wa tá ń mí pọkán pọkán pọkán bọ́lọ̀ bá fẹ́ fi ògo rẹ̀ hàn atọ́lá rẹ̀ hàn èèyàn kàrí gbé mẹ́rin kí lẹ́kànnà kí láàfàá àtàlọ́pàá lérí omi lọ́pàá lérí ní sísẹ́ wọn bá ṣe kò sẹ̀yìn ọlọ́run ewé tí ń bọ́ lára jí kò sẹ̀yìn ọlọ́run odò tí ń rúgàlì kò sẹ̀yìn ọlọ́run èkíká òjò kò sẹ̀yìn ọlọ́run atẹ́kùn tí ń fẹ́ kò sẹ̀yìn ọlọ́run lórí bí ọlọ́run ma ti fẹ́ ló tẹ ogun ètò wa òun ni wọ́n pa dírò òun ni tẹ̀kìdírò ọba tó ṣe pé òun ni ọba mímọ́ ọba gíga gbogbo ìrọ̀rọ̀ tí yóò sọ láyé ètò ọlọ́run èyí tó yanu tó fẹ́ sọ tó ní rí sọ ètò ọlọ́run èyí tí yóò sì fẹ́ sọ ní sọ ọ̀ nípalẹ̀ mọ́ ọmọ kékeré ẹwà àwọn ọmọ ajé ṣeré ń tàì àwọn ọdún kan àwọn ọmọ ọdún méjì wọ́n lè mọ̀ sí nù àtàgbàlagbà tó darúgbó tí ń kú lọ Ọ̀bílẹ̀ ìrìn yá jírí lùbàtà wà lùmùsí Alìbàtà tí èké ń tí èkàwé ọmọ kékeré, tọ́kàwé tán, tọmọ kí ó tọmọ òwe tó tún mọ òògùn, tó nílà níkùn ọgbọ́n ọ̀fẹ́ ẹ̀gbọ́n jayé lọ sílé ilimi nínú mọ̀ ọlọ́run nílé kò lè dákẹta sí lẹ́yìn ọlọ́run àgbàlagbà kan lè dákẹta lẹ́yìn ọlọ́run alfàtà ọmọ kékeré wọ́lì mọ̀ sínú àtẹ́ni ọlọ́jọ́ rí sílé ilimi yẹ̀ jìrí nínú mọ̀ ọlọ́run ọba nílé ìní ìfàkágbàlagbà mí ò sí ìgbẹ́mẹ́gbọ́ bàbá yà á ṣe tún hù àbáyìí ah, ah, àkùnbáyìí ní ìṣẹ́bí ọmọdé àtùkítàdà ráwọ̀ bá ṣe èèyàn ní kọ̀ntú ara rẹ̀ kádàrá ní ọkọ̀ tí olúwa rẹ̀ bí ma ti wọ́pọ̀ tó kọmọ ṣèwé kọmọ kọtíwà kọmọ ìwò láwọ̀lọ̀ àwúrùn kọmọ níjọ́jí nǹkan tí níjọ́ tí ìràjá alkadaru amalbasoru ìràjá alkadaru amalbasoru nígbà tí kádàrá ọba ṣẹlẹ̀ síyàn ojú onú tí èyàn bí rí rẹ̀ dá nǹkan mà yí fọ́ ni yóò sẹ̀rẹ̀ tọ́gbọ́n máa fi ápín lágbájá ń wò mẹ́kàlẹ̀ ọwọ́ yìí gọ́ ìkẹ̀ ìgbàgbé ìgèrè rẹ̀ ń gọ́ pọ̀tà mọ̀sílẹ̀ rẹ̀ sí ayé aṣe tó fi dàbá yìí tọ́ òtùbà àtìrí náà àti tó jẹ́ rí àti tó jẹ́ bí bí ètù máa wánù èyí tọ́lọ̀ ń ṣe fún alé ní ẹjá adúpẹ́ délẹ̀ alhamdulillah abáfà abdulgani olóòlà ẹ́ àrùn ọgbọ̀lá àmà ìgbẹ́gbẹ́ ọ̀dọ̀ ọlọ́run tí ọlọ́run ilẹ̀ ọdẹ ẹgbẹ́ tọ̀pìlẹ̀ ìgbẹ́ tí adam bí àyí tọ́ ní bàbá ti bẹ̀rẹ̀ náà ọlọ́run sì ni wọ́n láti orí pẹ̀lú ògbọ́ ọlọ́run pẹ̀lú gbígbọ́n àtàláfíà lẹ́fi ṣe ọ̀pọ̀lọpọ̀ á sì kí á ti kí ọlọ́run àdúrà náà lè ní ká ṣe àdúrà náà sì ti gbà pẹ̀lú ògbọ́ ọlọ́run ìnífẹ́ àfáà ọmọ kí ó ìjábá tó tó àìsí ọmọ kí ó bá nífẹ́ afá rẹ̀ ó ó àdánwò tó tó sí ó dàbá afá ọba fẹ́ràn ọmọ kí ó kọ́ máa tó kérú láti fẹ́ràn afá àbára ẹlẹ́ha tààtàrà wọn jáde àbára kẹ́ wọn a máa sọ fún ọgbẹ́ gbìyànjú kọ́ máa fẹ́ràn afá rẹ̀ ìṣùmọ́ fẹ̀mí títí àfọ́ òkú ẹ̀ ní ìkẹ̀kẹ̀ ọ̀rọ̀ èèyàn ni kí wọ́n fẹ́ràn àfà rẹ̀ ọ̀rọ̀ èèyàn ni kí wọ́n fún àfà rẹ̀ ní nǹkan mọ́ fọkàn sí pé á ah, kọ́dà àwọn òpin ni lágbẹ́já wọ́n pín ní kiri wá nífẹ́ àfà rẹ̀ lẹ́yìn rẹ̀ ju ojú ẹ̀ lọ gbogbo wa ni wọ́n tẹnu mọ́ kátó jáde ní ọ́sẹ̀ azẹ̀kú mọ́rígáàsì ní ìfẹ́kọ́ méjì tí mo ní lọ́wọ́ tí wọ́n rọ́jú kò ká ìrán òun lẹ́dí sàítò jù bẹ́ẹ̀ lọ láìsí jẹ́ ẹni wọn dáwó fún mi tí mo wá gán alẹ́mọ̀gbọ́n ibi tí mo gbà pẹ́ ni pé mo mọ àti ṣẹ̀tọ́ lọ́wọ́ ẹni tí ọba ti ṣẹ̀tọ́ bí ọyẹ ọgbọ́ orí kò ní rí mi mẹ́rin ìgbà ọlọ́mọ́bá wọlá sẹ́kàdámù náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ́bá yìí jẹ́ o gbogbo ẹ̀yìn tí mo ní tó sáré ọlọ́mọ bá ti jẹ́ bẹ̀rẹ̀ látorí ọwọ́ ọ̀tún àbáàgà ní jẹ́jẹ́ ìfilé tí ó bọ́mà tí ó ní máa ń jọ́wọ́ ọ̀tún wọn ni àtàdúwà bọ́ọ̀rẹ́ ní jọ́wọ́ ọ̀tún wọn ni àtàdúwà fún ọ̀rẹ́ lórí gbogbo ẹ̀yìn jẹ́mọ́ ọkùnrin látòkèdélẹ̀ jẹ́ jẹ́mọ́ amárúkásù lórí alìláàrí ọ̀rẹ́ lórí ẹ̀yà lásàrátù àìdẹ́nìkan sí kálukú náà mọ́ rẹ̀ fi yẹ́ tó ẹgbá mọ́ dákọ ní èmi ni wọ́n kọ̀kọ́ dákọ tí ìfẹ́ rẹ bá ti délẹ̀ àdákọ rẹ̀ nínú ẹ̀yin ọkùnrin ògbòrin dàdákọ nínú ẹ̀yin obìnrin ògbòrin dàdákọ ẹ̀yin onírànlọ́wọ́ àtíràfà mọ̀kùnrin búlọ́kù kan mọ̀kùnrin sẹ́ǹtì kan mọ̀kùnrin nírin mọ̀kùnrin ní pàánù owó ní ìyẹ̀pẹ̀ ní gbogbo tàbà ní ìdíjẹ́ sí kọ́lẹ̀ ní títí àfá oní àgbò ìmọ̀dá àgbómọ̀ ìmọ̀dá ẹmúrò ìkíní ẹ̀pọ̀ àpọ̀mọ̀ ìkíní lórí àlàáfíà ayé àti tàwọn ọmọ kí oyin àtàdọ́ àfẹ́yìn náà ọlọ́run ìjọba ìjẹ fún ní èyàn ò lè tán kankan sí nínú ayé ọlọ́run ò jẹ́ ẹ̀dáyé bẹ́ẹ̀ ní pé máa lọ máa dáadẹ́ mm-hmm. ọlọ́run nìkan ló ti ìdádúó al-infiradu wal-wahdaniyya ìjọkan ṣoṣo ó fi pàpánlé ara rẹ̀ ni kódà ẹni tí ń bá ń dábẹ láyé àwọn ọmọ gbogbo ẹlẹ́sìrí wọn aládádì ni aládádẹ́ni kọ̀lẹ́nìkan bẹ́ẹ̀ tí wọ́n

Ọlọ́run nìkan ni. A kí àfá lára yín jẹmọ́, a sì kí ẹ̀yin náà lára àfá gbogbo nìkábọ̀tọ̀ mọ̀fẹ̀sì yìí àbí ti hard, a kí ẹ̀yin náà o. Ẹ jẹ́ aṣojú Sheikh Adam ní ìlú wa tí ẹ̀ akẹ́lọ́n lára iná ọlọ́bà kí ní ẹwà jẹ́ àpapọ̀ta ara wa kí ọlọ́run kágìdè fọ́lọ́run ká kí ọlọ́run àti àfáwà olóṣùn àti kí àfáwà láòsí lọ́wọ́ta àmú ìdí kí gbogbo ẹ̀yìn àìmọ̀tẹ̀wà bí pátápátá ẹjẹ́ àjọ papọ̀ kí ọlọ́run kàá sì sẹ́ mẹ́rin àkọ́kọ́ àádọ́kọ̀ náà Muhammad Ọlọ́run ló fi mórí tí annabi náà là ń ṣe ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ṣàtàlátù ẹlẹ́ẹ̀kẹrin wọn jẹ́ kẹlmẹ́lá ilaha illallah kàṣẹ pópòpó kọlọ̀wọ́lá bẹ́ẹ̀ gbogbo àníyàta bádà sábẹ́ alọ́mọ́ta mọ̀ṣẹ́ àmín dámbá jẹ́ jẹ́ nígbàlùkọ́ ọmọ dàníyàwá kásẹ̀wọ́n ti ṣe káádọ̀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 àti ìfẹ́ fún ìdáríjẹ́ ẹ̀wà láhírà ní ọ̀nà ما قدمنا وما أخرنا وما أخرنا وما أخفينا وما حملنا وما حمل علينا ربنا لا توافقنا إن نسينا وقتنا ربنا لا تحمل علينا إسانا وما أمرتنا الذين ربنا لا تحملنا ما لا لنا اغفر لنا وارحمنا أنت مولانا وأنا لقاء lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo àwọn kèfèrí Allahumma salli wa sallim Allahumma sẹ̀kẹ́sẹ̀kẹ́ barik warham wá sẹ̀kẹ́sẹ̀kẹ́ raham ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad sallaita wa rahim jẹ́gẹ́ bọ́ sí sẹ̀kẹ́ tó sẹ̀kẹ́ sayyidina ذكرى لمولد النبي صلى الله عليه وسلم مركز النور الإلهي أول جماعة مركز النور الإلهي الشيخ عبد الغني الشيخ عبد الغني اللهم إبادة اللهم انت سيئات جسف ولون توسلا إليك أعطي سيقص صوت ولوني وابتهالا إليك أوصى وصد ولوني وتدرعا إليك أوفر أقول لا ترى صد ولوني أن تنظرنا بعين رحمتك اللهم أفقوا فجعنا له ولون أتصالنا أبواب القرآن أفقوا سبب tí ń jẹ́lẹ̀kùn ọrẹ ilẹ̀kùn àlùbáríkà ilẹ̀kùn òdò náà sàlbáríkà. Ọlọ́run bá wá sí gbogbo ilẹ̀kùn aburú ọlọ́run. Ọlọ́run tí ń jẹ́ burú ọlọ́run bá sí ilẹ̀kùn rẹ̀. Ètí ń jẹ́lẹ̀kùn òsì gbogbo tí ń jẹ́ ìkọ́gbẹ̀rẹ̀ ọlọ́mọ́sọ̀ bá ti lẹ̀kún rẹ̀. gbogbo tí ń jẹ́ àdáwà àtẹ́rí ibú bọ́wọ́ ti lẹ̀kún rẹ̀ lọ́nà lẹ́wọ́ àmọ́ àtọ́jẹ́ pọ́ náà lè jẹ́ àti jẹ́ lára rẹ̀. ọlọ́run bí i àbùkátà ọkùnrin wọn lóbìnrin wa ọlọ́run kẹwàá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

Ọlọ́run dáadáa ìlàlá Ọ̀rọ̀ لا إله إلا الله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

وَلَا لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ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

إله إلا الله حقا حقا حقا حقا لا إله إلا الله لا إله إلا الله صدقا صدقا صدقا صدقا لا إله إلا الله لا إله إلا الله ملكا ملكا ملكا ملكا لا إله إلا الله لا إله إلا الله رزقا رزقا رزقا رزقا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الفاتحة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 lọ pé kí adásíwá ìkí lórí ẹ̀sì sí látàárọ̀ mo sì ti bí àbá ẹ̀lẹ́dìkúlá yìí káwà bí àwọn jẹmọ́ lójú pípé àbá ọjọ́ ti lọ àṣẹ eh, mọ̀díru Abdulgani wọ́n á nítò kò ní ìdùnmọ́jẹmọ́ ọjọ́ ìṣẹ́jú kan náà ni tọ́pìkì tí wọ́n sì fún wa tọ́pìkì tó fẹ̀ ni ọ̀rọ̀ lórí pé àbínà bá wà ẹlẹ́ha ọlọ́lé àwọn àti ọ̀rọ̀kọ́ lùbẹ̀ríà àákàn pípẹ̀ síslẹ̀ káfẹ̀nùpa lérí àǹfààní wà lọ́pọ̀lọpọ̀ ọdún tásùmọ̀ ìṣẹ́rọ̀ ní ti pàwà báyìí àfáwà ìmúdí wọ́n ní ọ̀rọ̀ lórí ogún pínpín abẹ́ẹ̀kẹ́ pé fẹ́nìkan àátàmú àyàwá a sì má dìdì mélòó àátàlàyé kí ní jógún àbẹ́lá igé kí ni wá sí pín kọlọmọ́ ti pọ̀ wá báyìí torí àǹfààní kámọ́bà ìyá láti jùlọ́dọ̀ ẹ̀yìn jẹ̀mọ́ àtùmọ̀ pè ní gbogbo ìgbà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọlọ́run sọ náà tọ́ra ìmì náà nítorí wa àti zálkùnbà àkọ̀hù والمسكين وابن السبيل ولا تبرر تبريرا إن المبذرين كانوا أخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآجب القربى حقه والمسكين وابن السبيل ولا تبصر تبصيرا إن المبصرين كانوا إخوان الشاكين وكان الشيطان لربه كفورا olówá náà Kọ̀rán ó ní àṣẹ tó fẹ́lẹ́tọ̀ ìṣẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ nínú ẹ̀dì ogún pínpín wà ìṣẹ̀tọ́ ẹlẹ́tọ̀ nígbàtá wá bẹ̀ láyé agbọ́dọ̀ ṣe ni ìsìláàmù dá púpọ̀ ìsìnjí ìsìláàmù kò tọ́ṣẹ̀ láti lè kílẹ̀ láàrin ọ̀nà mẹ́rin ọ̀nà àkọ́kọ́ náà ni ìbádátì ń tàbí sin ọlọ́run ọ̀nà kejì náà ni mọ̀ ààmà láti ìtàbí sí pẹ̀lú ara wa tàbí gbádùn ayé ìsìláàmù ó yẹjú ẹ̀ alkùnrin yẹjú ẹ̀ àdífì ànábì yẹjú ẹ̀ ohun dáàmà sọ lórí alkìtàbù wa súnnà ni ọ̀rọ̀ lórí tọ́lọ́run àti tànábì àtọ̀rọ̀ àwọn alfáà tí wọ́n sàlàyé ẹ̀ ìsìláàmù tó tẹ́nu kankan kẹta lẹ́yìn ìsinlọ́run àti tẹ̀tọ́ àárín ara wa ọwá kú ọ̀rọ̀ lórí béèyàn ó sì fúnra rẹ̀ láyé lórí ara rẹ̀ lóhun nìkan kí ló yẹ kó ṣe fúnra rẹ̀ kí èèyàn yẹ kó ṣe fúnra rẹ̀ ìgbéyàn lè máa dá tẹ̀rí àfúnra rẹ̀ pípé mi mo nira mi kò sí tẹ́lẹ̀ sí fún mi èmi mo nira mi inú kí la lè ṣe fúnra wa ìsìlámù pọ̀ wa irú bá àgbọ̀dọ̀ sí fúnra wa tó kí tó bá sí fúnra rẹ̀ ọ̀tọ̀ṣẹ́ lọ́wọ́ èyí tó ń ṣe fọ́lọ́hùn èyí tó ń ṣe fọ́mọ̀lá kejì rẹ̀ kọ́dà ẹranko kí í ṣe èyàn ìyá máa ṣẹlọ́hùn lára ẹranko ìyá ti máa ṣẹlọ́hùn lára èyàn ìyá tó máa wá ṣẹlọ́hùn lára rẹ̀ náà bó fẹ́ pẹ́ pẹ́ mi rẹ̀ náà ni ó kó nira bẹ́ mi rẹ̀ tọ́lọ̀ ń dájílẹ̀ ìwọ́lọ́dá ọgbọ́nà tẹ́jú ara rẹ̀ láàbí wọ́sọ tó dá láàbí jẹun tó dá láàbí gbébi tó dá ọlọ́run tó kí ọkọ̀ òkú náà ó lórí kọ tọ́jú ara rẹ̀ gẹ́gẹ́ bí ó ti kí ọkọ̀ òkú náà ó tó bá tọ́jú ọmọ làkejì àti ẹranko gẹ́gẹ́ wọ́n lọ́wọ́ ṣe kí ọkú oṣeun tó bá jọ́sìn fún odi mélòó ọjọ́ mẹ́ta ìsinlọ́un lára ń tọ́lọ̀ ń dá àti ìsinlọ́run lára ara rẹ̀ ìwọ̀gbùn gẹ̀gẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta ni ẹgbọ́bá wá tẹ́ lọ́run kí láti fún tọ̀hún náà ni tẹ̀ríà mẹ́rẹ̀ nínú ní papọ̀ jẹ́ fíkúrì ìsìlámi àgbóyè tẹ̀ríà islam ìwá ni ọ̀rọ̀ ogun gbọ́lọ́bọ́ sí ọ̀rọ̀ ogun pínpín ọbọ́ túnú báàbù kejì káńpè ní al-mu'amalat ìbá ti ṣe pẹ̀lú ara wa èyàn tí ń bẹ láyé ǹkó ní rẹ̀ ọlọ́run ló ní èyàn tí ń bẹ láyé tó ṣe wàhálà yóò ní bàbá yóò ní ìyá tóbi yóò sì láya yóò sì wá bímọ ọmọ méjìlá bí bọ́lọ̀wọ̀n bá bàdánwò kan yóò pòkun òun ni bí á fi àpò àmà ìtàpì ọkùnrin lápè ní àbúbẹ̀rin ọlọ́mọ́bàdánwò ẹ̀kàn wá lẹ́yìn ìgbàta bá ní bàbá níyà tààtì ní ọkọ tààláyà tààbí mọ́ tààbẹ́kọ́ tààbẹ́bó ọwá púpẹ́ alẹ́gbọ́n láti làbúrò ẹbí bàbá ẹni àtẹbí ìyẹ ẹni ọmọ ọ̀dọ́ ẹni tààránṣẹ́ tààfi kówó jọ ẹni tí ń bá ní ṣiṣẹ́ bàbá ti wá wà bí ọ̀nà mẹ́rin ọ̀nà márùn-ún yìí òun la gbọ́dọ̀ tàbí ń lò ń gbàtà mẹ́láyé òun náà ní ta bá kú tán la gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ní tí ń jẹ́ ogún pínpín tẹ́rìkà tó ń lèmínà lèmìyìtì áwọn ọjẹ́ tí ọjẹ́ mẹ́ tó mú tí ó mú mẹ́ yẹ̀kúlù fún adama máàlì máàlì máàlì máàlì máàlì àwọn adama wọn sọ pé owó anẹ́bì lọ sọ owó mi owó mi owó mi wọ́n ni wà máa lò owó mímáàlì lé sàláàtà èyí jíjẹ́ owó ẹ̀nà owó ẹ̀ náà mẹ́ta péré ni máa àkálà fáàfù náà èyí tó jẹ tó tán wà máa làfíìsà fáàfù la èyí tó wọ̀nú wọ̀mọ́ kílà wọ́n èyí tí èyí tó wọ̀ lásọ èyí tí máa mẹ́rin kan bọ́ọ̀dù rẹ̀ èyí tí wọ́n lọ́rùn mi yá sọ mẹ́nu ọlọ́njẹ́ adílé lálàáfíà rẹ̀ àti wọ́n náà tọ́bá ti yá adíwẹ́ lọ báyìí ẹ̀sọ́ aláfẹ́lókùn lè kọ́lẹ̀ ìta wọ̀ iná jẹ́ ọba jìgbò àwọn èèyàn gba aṣọ ìtàfà ní eh, ẹ́dàkùn aṣọ yìí nìta ẹgbẹ́ fàlàbí ẹgbẹ́ fàkàmí lọ́nà àtọ́ àti ìtò fi tọrẹ kàfẹ́nà tó sàǹfàní pẹ̀lú èyí tó lójú ayé rẹ̀ pàápàá ogún pínpín wọ́n jẹ́ kan nínú tí alùkùránì fẹ́ ká ṣe ìfẹ̀tọ́ lẹ́yìn ìgbà tó kù bá kú tán ṣùgbọ́n kí lànẹ́bí wa Muhammad sọ nínú ọ̀rọ̀ ogún pínpín ogún pínpín jẹ́ ǹkan kan tó pàtàkì nínú Islam tánẹ́bí sọ fún wa pé Islam dúkìá Islam tàà ní rí mọ́ tó bá di àtùbọ̀tán ayé nínú àwọn dúkìá Islam táà ní rí mọ́tọ́ bá ti àtúbọ̀tán ayé ìmá tẹ̀lé àti ọlọ́run tẹ̀lé ọlọ́run ọjẹ́ kan bẹ̀. nínú àwọn ogún Islam táà ní bẹ́ rí mọ́ láti bọ̀tán ayé náà ni ìmá ẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ àlùkù wọlíwájíwá duty and responsibility Kí lànà Muhammad wí? Ọlẹ́sìn lọ Ibn Mas'ud ń sọ báyìí. Qala Rasulullahi sallallahu alaihi wa sallam. Ìyẹn ọlọ́kùnrin Ibn Mas'ud kí wọ́n sọ bá nẹ́mọ̀ ọmọ sọ wípé. Allamul wa allimuhun wa fọ́lọ́wọ́n ọba nínú ìjọ Jésù ń lọ kọ́ Báìbùlù bẹ́ẹ̀ bá ti sí tẹ̀lifíṣẹ̀ ẹ̀rì gbogbo ọdún gbé Báìbùlù lọ́wọ́ àmọ́ àwọn àgbàlagbà mùsùlùmí ojúmọ́ sí òkè àgbàjẹ́ra ogun àmìkìrì ìdàgbàjẹ́ra ogun àmẹ́ ilé ìdàgbà sòsèlú o ẹ̀sì lè dàgbà sí bísínẹ́sì àmẹ́ ìwà lè dàgbà kéwú anábì ni ẹlọ kéwú ẹkọ́ alkùnrin ní bẹbá tó wá máa tán ẹfi kọ́

فإن مرهما كبوت فإن مرهما كبوت والعلم مرفوع Nípa bá ti ẹ̀jẹ́ ìpé ìmọ̀ ń tẹ́lẹ̀, àwọn èèyàn gidi náà ń tẹ́lẹ̀. Wà yóò ṣe fún àyà tẹta ní fásí máa ní fẹ́lẹ̀ parí ìdọ́sẹ̀ wà lè máa ṣe aláti fàlà ààyẹ jídà ní àádà yóò kó bèèrè ọmọ. Yóò táàmà wádìí mímọ̀ àníródodo mọ́ irọ́ ní ó kù náà láti ní ẹ̀dẹ̀dẹ̀ máa kọ́wọ̀n èèyàn máa kọ́wọ̀n ẹ máa kọ́wọ̀n àwọn àfá ńláńlá ń lọ àwọn onímọ̀ ń lọ níbẹ̀rù ọlọ́run tẹ́ńlẹ̀ ta ní ó sàlàyé rẹ̀ bá kọ́ọ̀yàn mọ́sálà ń ṣe ń bọ̀ wá àwọn àwádìí ìṣẹ̀rí à ń bọ̀ wá tẹ́ bá ń gbọ́ sí ń ṣẹlẹ̀ nínú rédíò àti tẹlifíṣàn ẹfọ́ ó di kí tẹ bá gbé àwọn nísbùl alìmọ̀ nísbùl jáìlì síbẹ̀ kọ̀ mọ́ dáadáa o yóò tún máa wá halẹ̀ ẹlòmí ó pè ara fi ẹ́sì fọwọ́ dirí nígbàtí ó bá wá rẹ̀ yóò ma fi ọpẹ́ yóò ma fi pe ọpẹ́ nígbàtí òye tọba ti rí bẹ́ẹ̀ nǹkan ayé

àti kún lókùn kẹ́ẹ̀ mọ́ lọ́hun kẹ́ẹ̀sì sí lọ́hun orí bàbá kẹ́ẹ̀ mọ́ lọ́hun kẹ́ẹ̀sì sí lọ́hun lẹ́yìn lẹ́yìn àfikún ní gbogbo yòókù mọ́ kọ́lé mọ́ ralẹ̀ mọ́ lóṣọ mọ́ lómọ́tò mọ́ lówó mọ́ nígbà mọ́ láwo èyí tọ́lọ̀ ní àwa ti gan-an ká ní mìnà ọlọ́run a sì Ọ̀súnnàtọ̀ pa ìmàtọ̀ àwọ́fàrí ìdọ̀tún àádìlàtún. Gbogbo tó yẹ ká mọ̀ náà ni ayẹ́tù mọ̀ kàmẹ́sùn àwọn ayàṣẹ̀rí ẹ̀nà Al-Kùránì. Ọ̀súnnàtọ̀ pa ìmàtọ̀ àwọ́fàrí ìdọ̀tún tàbárí àwọn alùsùn náà tẹ́ bá ń pariwo pariwo àní bá wọn wí torí wọn bá pariwo nǹkan pàdé jù báyìí lọ. a ń fàárí ìdọ̀tún gbogbo ọ̀rọ̀ ọlọ́run tí ó mú nǹkan dájú onímú nǹkan bàjẹ́ agbọ́dọ̀ mójútó

وهو أول شيء ينزق من لأمتي Òun làkọ́kọ́ ń dá ọkọ́ wá ti láàrin àlè ọmọ tàbí rímọ́. Ogun pínpín làkọ́kọ́ ní rímọ́ ní ọ̀sán lọ́mọ́ àlọ́wọ́. Ìyẹn mélòó ní pínpín mẹ́sì. Ọ̀nà mélòó wọ́n ń gbà pínpín láyé sí. Ọ̀nà mẹ́ta lógún pínpín ọ̀kan lọ́pàtọ́lọ́run. Ogun àkọ́kọ́ lógún wíìlì. Èyí tí mo ní àwọn mẹ́ta ẹ̀dá ogó kan mi sí mẹ́ta ìyálé kókó kan ìyàwó kejì kókó kan ìyàwó kẹta kókó kan ó pín nǹkan rẹ̀ lọ́bá fún lérí rẹ̀ ọ̀dá kí mo wí bàbá tẹ̀rí àwọn tí mo fi ìyàwó rẹ̀ sí ní tó fún ìyàwó rẹ̀ kejì tó fún ìyàwó rẹ̀ bàbá rẹ̀ kọ́ ìyá rẹ̀ kọ́ àwọn tó bí ọwá rẹ̀ kọ́ ẹ̀gbọ́n gbogbo tó kó bá àwọn ìyàwó tó bá náà tán tí àwọn mọ́ sálọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbí ọdún sálọ̀dọ̀ àwọn àbúrò rẹ̀ nígbàtọ̀ ẹ̀rẹ́ kí wọ́n gọ́ àbọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ sí rí ogun wí wọ́n máa ń pín kódà náà lọ́fẹ́ kárí ayé nìyàn ẹmọ́ bàndásí tó bá sì fẹ́ pín àyìnkẹ́ lọ ń pariwo ti gbàgbé pálà kẹ́lọ kọ́kọ́ fẹ́ nígbàtẹ́ tí ó pín wílẹ̀ ọba pé báyẹ̀ òjò ọba máa pín ìfẹ́ tó ní sí ìyálé òun yọ́ ṣàbòsí fún ìyàwó àbífẹ́ tó ní sí ìyàwó yọ́ ṣàbòsí fún ìyálé ogun wílẹ̀ ọ̀lọ́sí nǹkan tá kẹyọ̀dá fún èèyàn kó sí lójú ayé rẹ̀ ẹ̀kùn èèyàn lè gbọ̀n yálé nìkan ń wepo nímọ̀ ọmọ ojútọ́jà rẹ̀ ọgbọ̀dọ̀ pínkún fún ààrẹ ó lè fún ìyàwó rẹ̀ àbíyálé rẹ̀ tí ń bọ́ mójútó kọ́mpìnì nítorí pé mọ́ ọ̀sẹ̀ wàhálà lẹ́yìn tó ní gbàgbé ìyá kejì náà láti kún lẹ́sẹ̀ ọmọ rẹ̀ àkọ́bí tó ń dúró ti iṣẹ́ rẹ̀ ó lè fún lẹ́bùn kìí ṣe gbígbó pínkún ọ̀ọ́bùn lẹ́bùn fi ẹ́ ọmọ yìí làjọ ńlá àbùn làjọ ń ṣiṣẹ́ ọ̀wá nígbàgbé àwọn ọmọ yókù ọ̀sẹ̀ tọ́ tí wọ́n náà fún wọn nínú ẹ̀bùn èèyàn lè pùn ìyàwó lẹ́bùn ó lè pùn ìyálé lẹ́bùn ó lè pùn àkọ́bí ó lè pùn àwọn ọmọ kọ̀ọ̀kan lẹ́bùn ọ̀pọ̀dọ̀ pín ọ̀pọ̀dọ̀ ìdẹ́pẹ̀ ní pípín ní kó pín táyẹyẹ àìsìbẹ̀ náà ogún ẹlẹ́ẹ̀kejì òun lógún ìdígi ogún wíìlì òun ni àkọ́kọ́ ogún ìdígi ìyàwó mẹ́rin ẹ̀fẹ́gbẹ̀ sí mẹ́rin ìyàwó mẹ́wàá ẹgbẹ̀ ìwẹ̀ sí mẹ́wàá ìdí igi mú kò bá ṣẹ̀rí àwọn kí ni ọjọ́ bá ṣẹ̀rí àmú ọlọ́run lọ́mà déédéé lọ́mẹ̀tọ́ nígbàtẹ́ kéjì igi ìyàwó tó bímọ mẹ́wàá kan tọ́kà bí márùn ṣe ọdọ́gba lẹ́ntẹ́ sí ọdọ́gba ìyàwó tí ò kiri ara kan tó sì ṣe wà ó lè jẹ́kọ̀ọ́ nìyálé ó lè jẹ́gbọ́n ìyàwó fífẹ́ ó lè jẹ́ ìyàwó àárín àwọn afún gbogbo wọn níbi igi àwọn afún ìdí òfin rárá nígbà táwọn kan bímọ méje táwọn kan bímọ mẹ́ta tọ́kan bí mẹ́jọ tọ́kan bí mẹ́wàá ẹwà afún náà ní déédé ẹwà afún ìyàwó tí òbímọ náà ní irú ẹ̀ ọmọ mẹ́ta lọ́dọ̀ ìyá tọ́lọ mọ́ mẹ́ta òun náà kóhùn òbí mọ́ tó ti mọ́ nù ẹ̀ ṣe dédé àbòsílẹ̀ ti yọ́dá wà lálẹ́ ogun wíìlì àkọọ́lẹ̀ pé ọkọ ló pín kọ̀bátẹ̀rí àmú ogun ìdí igi pé ìyàwó mẹ́ta ẹpẹ́ sí mẹ́ta kọ̀bátẹ̀rí àmú tọ́rọkẹ̀ àṣàríyàtú al'islamiyya mọ́ láti wá pé lásàlàyé bí ẹgbẹ́ yìí ọlọ́njẹ́ apẹ́láyé jẹ́ apẹ́láyé ọlọ́run ọba jẹ́ apẹ́láyé ọlọ́run ọba aláàbíyà àtàrí sìkí ẹ̀mí gígùn ní ìsànyà Jẹ́ apẹ́láyé ọlọ́run ọba. Jẹ́ apẹ́láyé ọlọ́run ọba. Yẹ́ àpẹẹrẹ ọlọ́run ọba ẹ̀mí gígùn tàrí bèèrè àlàáfíà ní ìsìnlẹ̀ jẹ́ àpẹẹrẹ ọlọ́run ọba. Ọba tọ́rù, nígbà tí mo wí àwọn èèyàn gbé jẹ́ ń tara mi. Jẹ́ ń pẹ́ láyé ọlọ́run ọba, jẹ́ ń pẹ́ láyé ọlọ́run ọba, àlàáfíà tàrí sìkí ẹ̀mí gígùn ní ìsànyà jẹun pẹ́ ọlọ́run ọba. Èmi ni ẹkọ jẹ́ sí pẹ́ láyé ọlọ́run ọba. Àwọn èèyàn yìí pẹ́ láyé ọlọ́run ọba. Lálùkú wá tàbí. Ẹ̀mí gígùn sáré. Ẹni bá fún wọn. Alábìyà ní. Èyí ó rojú tún fẹ́. Jẹun pẹ́ láyé ọlọ́run ọba. Ẹ̀kọ́ pé tẹ́mi bá gún jẹ̀mọ́ àti ìyò tètè kú. Owó ìta ń pọ̀rọ̀ ọgọ́rùn-ún yẹn, ọlọ́run yẹn jú ẹ̀ lójú rẹ̀ kínú rẹ̀ máa ọmọ rẹ̀ ó ti di nǹkan ìwọ́n náà lè sọ ń gbé lágbàjá àwọn mọ́kàn pé mẹ́rin ọmọ lọ báyìí ìwọ́n náà ó yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọlọ́mọ́sà fún alẹ́rin igun fún alẹ́láàfẹ́ ara ìtètèkú ìmọ̀ dáwà alálẹ̀ púpọ̀ ṣùgbọ́n ọba ó ti pín pẹ̀lú ètò al Al-Qur'ani wá dé ní ọdún wọ́n tó nìsáà ìkíní ń wí ọ̀rọ̀ Ẹgbẹ́ wá ti sálùkùrù bá hapkà wúta fi wọlé, ẹfún alásùmọ̀ ilẹ̀ tòrò, wọlmẹ̀sìkínà, ẹfún ọmọ tálíkà tí ń bẹ láti wú ẹfún lẹ́tọ̀ ẹ̀, wọ́n bú náà ẹ̀sẹ̀rí ilé, ẹni tí ń ṣe tọ́lọ́run tí ò rí jẹrí mú ẹfún níbẹ̀. Wọ́n láàtò bá ṣeré fẹ̀yàbọ́sẹ̀ ẹra. Ẹmọ́ àwọn onípẹ̀kúgbìdé kígún wọ́n dá lérú ni káánù a ànẹ́sẹ̀yà àti ni àtẹ̀lẹ́kí èkúté náà kúnà ọmọ Yésù ni ọ̀ká nẹ̀ṣẹ́ ìtọ́rùn lè ráàrùn آمنتم منهم رشدا فادفعوا إليهم وعلوهم ولا تأكلوها إسرافا وبدارا يكبروا وأن يكبروا أن يكبروا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فكيرا فليأكل بالمعروف فإذا فأشهدوا عليهم وكفى بالله حسيبا Àyà tí àfá ìkénu sórọ́tò ìsáyì, òun lọ́wọ́kọ́ jẹ́ àtàwọlé ogun pínpín, tọ́sọ fún gbígbà bù tọ́fẹ́ ní, a máa pínpù ẹ̀ ní. Bàbá fẹ́ pínkún ọmọ báwòlá ajé pínkún, àkọ́kọ́ jẹ́ káwọn ọmọ tá ni wọ́n bá ti dàgbà mọ́ sáré pé làkùnrin rẹ̀ sọ pé wọ́n pútàrí ẹ̀ta máa àtà ìdá abẹ́lágùn nìkan ẹ̀ta ò bá wọn òkú náà àtà ìdá abẹ́lágùn nìkan ẹ̀mẹ́tì fún gbogbo ẹgbẹ́ wọn tó jú bọ́ ìdá abẹ́lágùn nìkan bàlágùnlógún nìkan ọdún mélòó òkú wá kú bí ìrísì ọwá bí àwọn mẹ́wàá gbogbo àwọn mẹ́wàá àwọn kò tí ṣe ìṣẹ́jẹ́ parí sẹ́kẹ́ndìrì wọ́n ẹ̀sẹ̀ fẹ́ wọ yunifásitì ni wọ́n jẹ́ bí ọmọ ọdún mẹ́ẹ̀dógún wọ́n jẹ́ bí ọmọ hmm, wọn àti bàlágà làákàì bàlágà mẹ́ta mẹ́rin nísìn bẹ pé a fi mọ̀ pọmọ bàlágà lóòkò sínì kí a di ọmọ 20 years 15 láti 12 lọ 13 lọ bẹ̀rẹ̀ sí bàlágà àwọn ní máa ń ṣe píríọ̀dù eré kan oṣù ẹ̀ tó ti ábàlágà nù ọbàlágà sínú ni ọjọ́ eré lọ́dàgbà kò tí ìbàlágà rúṣídì tálùkù láti sọ pé àṣà ilẹ̀ ábàlágà nù ẹ́ ẹ̀ká wáyé ánẹ́sùn mínú rúṣídà tẹ́bá rí pé ti dáǹkanmà ó lè sọ mẹ́wàá dọ́gọ́rùn ó lè sọ 1000 ju 100,000 ó ti mọ̀ ó sí bòlógò rúṣídì ọ̀yẹ́tọ̀ fún bòlógò sínì tó ti àwọ̀tọ̀ fún bòlógò nẹ̀ká. bòlógò nẹ̀ká o ní kó ti tó bóbìnrin tó ti tó súnmọ́kùn tó dé ní bòlógò sínì kọjọ́ orí rẹ̀ ti dàgbà ó dé lọ tó di méjì bòlógò rúṣídì o ní kó lè jọ ọgọ́rùn dẹgbẹ̀rún tàbá gbé owó fún yọ́ sọ di owó ńláńlá bòlógò rúṣídì tọ́bá bàlágà nìká tó tó súnmọ́ ọkùnrin súnmọ́ obìnrin ó kú kọ́ bàlágà rúsù di anẹ́sùn mínú rúsìdà gẹ́gẹ́ sí nìsì kí náà ẹ̀ta wọ́n bá pé alè sínú owó ẹ̀sán ìnáwó àbúrò yìí ni ẹwà kó wọn jọ ẹkówó ọmọ ọlọ́mọ fọ́mọ ẹ má jẹgún wọn mọ́lẹ̀ ẹ má ti wà láyọ̀ wọ̀tákù lúnà tòrázà àkìlà ńlá mọ́ ẹ má jẹ owó ẹ̀kọ́ imọ́lẹ̀ ẹ má jẹ owó àbúrò imọ́lẹ̀ ẹ má tó máa sàkádàgbòdò pé pàmọ́ bá bẹ̀rẹ̀ wọ́n kú ni àtàyàkùrù ẹgbẹ̀ jáàdínà sẹ́kún tó dàgbà láwọn ọmọ ìgbà gbọ́bá ilẹ̀ yìí ẹ̀ẹ̀ta lè yẹ́ ti ẹ̀ta sọ́bù yí ẹni mọ́tò lọ́ta àwọn ń wò òròrò ọmọ yóò burú jọba dágbà ọ ẹ̀dìtì lọ́ta ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ bàbá lókùn tó lówó lọ́wọ́ mójúkú o mọ́ ná owó àwọn àbúrò rẹ̀ tó kú àbúrò ìgbà rẹ̀ tó kú ẹmọ́ náà náà kúrò jáwọn ọmọ rẹ̀ ó débà. wọ́n mẹ́ ń kẹ́ ẹ̀nà fàkíra ń ní ọkùnrin mẹ́rin máa rú lọ́mọ̀ mi tọ́jú àwọn ìyàwó fọ́lí àkúlébílì máa rú mọ́nà náà kúnnà náà níwọ̀nbá níwọ̀nbá ń bẹ̀. ilé olówó lọ́wọ́ ẹ̀lẹ́ ti ní kí n súpò yìí ẹ̀yìn ní kí n kọ́ àmà ìsọ́dọ̀ yìí ǹjẹ́ nú owó tí òkú fílẹ̀ lè mọ́ náà tẹ̀rí àdíkòkú àmọ́mọ́ náà pé kó tètè tán kó tètè tán kọmọ fi tọ́ فإذا دفعتم إليهم أموالهم فأشيدوا عليهم wọ́n bàlágà wọ́n kàwé wọ́n bàlágà wọ́n ti tó súnmọ́kùnrin súnmọ́bìnrin wọ́n tó yàwó fẹ́ wọ́n bàlágà wọ́n ti tó sọ mẹ́wàá dọgọ́rùn wọ́n ti dá nǹkan mọ̀ fa'asidu aléhìn ẹ̀mọ́dá ogun pín o wọ́n dá pín o ó pẹ ọ pé fámílì ní ẹ̀yìn bàbá àgbàlagbà tẹ́ kò ní ẹbí nǹkan bàbá wa bọ̀dá mi tó láti bí ogún ọdún àbọ́dún mẹ́wàá àwọn ibi tó jú bọ́ o ẹ máa bọ́ o àwọn àjọ ọmọ kòkò nídi ìkàlùkú lè lọ́wọ́ bá tẹ́bẹ̀ alùpùrá mẹ́fà áṣì ìdú ẹ̀pẹ̀dé sí ní o ẹ̀pẹ̀dé sí ní ẹ̀sì pé àwọn ẹ̀yà àrẹ̀mú ìyá àrẹwà àìdé ìyá àrẹwà àtàbí ìyá rẹ̀ wá pé bá jẹ́ mẹ́rin ni lọ pé ẹgbẹ́ ọgbọ́ àwọn obìnrin àwọn ìyá wọn káwọn ọmọ wọn náà jòkó káwọn ẹbí náà jòkó ọdẹ kamelo ẹbí àwọn ẹ̀yà ọmọ àti àwọn ọmọ àti àwọn onímímọ̀ ó di mẹ́rin ẹsẹ̀ mẹ́rin ní gbọ́dọ̀ pé

ọlọ́njẹ́ mi ogun owó ẹ̀kọ́ ọ̀sàgbẹ́ ọ̀sàmí ẹ̀mí gígùn ọlọ́njẹ́ mi gbogbo ogun owó kó tó di pàwà pínkún okù àwọn kẹkùn ìwọ̀n adam ti kọ́ wa wọ́n sàlàyé àwọn ìpẹta àkọ́kọ́ yìí àwọn akọ gbogbo dúkìá jọ nǹkan tí ní nǹkan tí yóò kú ní ọlọ́kọ́lé ilé náà yàrá mélòó ni yàrá mẹ́wàá kí ló tún ní ọlọ́nímọ́tò mọ́tò náà mélòó ní mọ́tò méjì kí ló tún ní wọ́n lólóko oko náà kọ́ wọ́n ni mẹ́mẹ́ wọ́n gbẹ̀sù sí wọ́n tún gbàdé sí wọ́n gbọ́ ọkà sí wọ́n ni ráì ráì sí mẹ́mẹ́ wọ́n ni kí ló tún wọ́n tún ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù náà kọ́ wọ́n lóko márùn-ún kí ló tún ní wọ́n ní owó ń bẹ ní báńkì gbogbo nǹkan tí ń jẹ́ mọ̀mọ̀lákàtù ẹ̀ àbí dúkìá àní ní nǹkan oko àwà lọ pé ìsáàdìlé agbóǹkàlẹ̀ àtàwọn aṣọ tó ní gbogbo ọjọ́ ìjòkó bá ti jòkó yìí ẹkọ owó dúkìá jáde wọ́n kàfọ́kalẹ̀ bá góòlù bá èló ní mẹ́mbàǹtì wọ́n ni sí mẹ́mbàǹtì 2 million ní àbìsàpèjúwe ní o oko mẹ́rin lórí wọ́n lólókó ní oko tọ́nà mẹ́ta ṣọ́ọ̀bù ń gọ́ àwọn ṣọ́ọ̀bù náà tó márùn-ún bá ti wílẹ̀ fẹ́ ẹgbẹ́ yẹlé àwọn àgbéyẹlé oko for example a ní gbogbo oko rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ní kọ́ ọwọ́ 3 million tá bá ta gbogbo tí mẹ́bẹ̀ ẹ̀kọ́ 3 million kalẹ̀ fún oko mọ́tò méjì kọ́ ẹ̀kọ́ 200,000 lápìtórí dára ní lẹ́pẹ́gún owó tí ma ń gbélé ẹ̀rẹ̀ ní pé owó tó àìlè tẹ̀sùbá yìí ó lè jẹ́ pé tẹ̀sùbá náà káàrà ní 5,000 tẹ̀sùbá yóò tẹ́lò ní nikola 40,000 bó ti wà yìí tàbára fẹ́ tó bá ti wá dé pé òkúkú tẹ̀sùbá yìí naira kíní ìwọ́n lè lò lọ́ra wọ́n ní ọ̀rà ní 4,000 5,000 wọ́n tí owó ẹ̀kùn nítorí àpàdánbọ̀ abẹ́ wọ́n a price gbogbo nǹkan tó ní wọ́n kọ síwè ó iye báyìí láti ọmọ mélòó lọ́wọ́ bí wọ́n ló bí màmá mẹ́wàá ọkùnrin mélòó ọkùnrin márùn-ún obìnrin mélòó obìnrin náà márùn-ún ó ti dédé ẹ̀yàwó mélòó ní wọ́n ló ní ìyàwó méjì lápèjúwe ní bàbá rẹ̀ ń bẹ oní bàbá ń bẹ ìyá ń bẹ oní ìyá ń bẹ àwọn ẹ̀gbẹ́ tó bẹ àwọn àbúrò ń bẹ ilẹ̀ fún abílẹ̀ òkun ìrú ogún ìdẹ́dé kásọ́wà máa pínkún lọ àwọn abẹ́rẹ̀ pé òkú tó kú jẹ gbèsè àbí ọjẹ gbèsè wọ́n lọ jẹ gbèsè ọládéhun àbí ọládéhun tó ti ní ń bá dìwọ̀ sí yẹ̀ sí àódè yìí ẹ̀kìláyà ọ̀hún Nígbà tí wà sí ìyà tí yóò sí bí abẹ́ ni. Nígbà náà ló ti bẹ̀rẹ̀ ni. Yóò sí kún mọ́ láàrù bí ìyà ọlákìkọ́ lè dàkárí ní lọ́hàdìl ń sáyà yìí. Náà. فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبوين لكل واحد منهما سدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه السدس Falé omi ìsolúsùfà ń ká náà láwó ìpínwà tó ń falé omi ìsodò من بعد وصية يوصي بها دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريدة من الله إن الله كان عليما حكيما الله أكبر الله أكبر mo sọ fún yíwá ta wọlé ọ̀rọ̀ pé ìsìlámù dá sí gbogbo nǹkan ìsìlámù ọ̀fẹ́ lé ọ́ dàrú ọ̀fẹ́ kọ́nà wọ́ dàrú ìsìlámù ọ̀fẹ́ sí òní wọ́ dàrú ọ̀fẹ́ kọ́là wọ́ dàrú ìsìlámù ọ̀fẹ́ káyẹ wọ́ dàrú ọ̀fẹ́ kọ́rùn wọ́ dàrú ó tètò bá ṣe fẹ́yàwó ó tètò bá ṣe lóyún ó tètò bá ṣe bímọ ó tètò bá ṣe kí láti ní kí ìsìlámù ó ṣe tí ó ṣe alukóránù ọ̀rọ̀ olúwa nítòkè ń fẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé wa láàpẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìhà òní tó ti fi fọ́ ayé wa ẹjẹ́ pàtàlẹ́ káyẹ̀wà òun lè dùn ẹjẹ́ pàtàlẹ́ káyẹ̀wà òun lè dùn látẹ̀lẹ́ Kùránì alẹ́làfíà lẹ́gbẹ́ constitution Nigeria lẹ́gbẹ́ Kùránì wọ́n lò ní kò ní ìdàrúbà ẹ̀yìn bàbá wa tẹ́wà ń kàlẹ̀ àtẹ́ẹ̀tẹ́ ń gbọ́ wa ẹ̀rọ tú ìtọ́lọ̀pá ní sáà ìnẹ̀sáàsì ẹjá ṣe alálàáfíà ìtọ́bá ní a mọ́ ṣe wọn ẹmọ́jà ṣe sáàlá ti lè ṣe bí ìgbà tí ẹgbẹ́ gùdùgùdù yẹ ni onígbádùn rẹ̀ bí ìgbà tí ẹjẹ pọ́ìsì ni onílálàáfíà náà àwọn akọ́kọ́ sọ pé èló lòkú jẹ ń gbèsè nígbàtà wá sí gbogbo owó owó tó kú wá fílẹ̀ àti dúkìá ti gbogbo ẹ̀ ń lọ bí 5 million lápèjúwe àwọn anígbèsè ọmọ lọ bá kí ọlọ yáwó ni ẹlọ sí bá kí ẹlọ béèrè àti ìgbọ́dọ̀ fún imú àwọn àti bá kìdì àwọn ní bá kì ní àà kọ́lọ̀ owó táwọn ọgbà lọ rẹ̀ nǹkan 3 million àwọn ti ti ka 5 million tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àfúnmọ́ ó ti jẹ́ gbèsè ẹ̀ẹ́lẹ́ẹ̀bá pin ẹ̀yìn náà lẹ́rọ gbèsè sàn ẹlòmí ó ti fẹsẹ̀ fẹ́ ẹni wá ti kíwó tọ́kò ní dúó mọ́ àwọn ọmọ òkú ní wọ́n máa dà láàmù àti ìyàwó òkú ẹyọ gbèsè náà ní ń bá rí wọ́n sí iye ti àòdé ìní wọ́n tún ní alkawa ní tó kú bá ti tẹ̀lé àníká yẹjú ẹ̀ kí alkawa nínà mo fẹ́ rán màmá mi lọ mọ́kà mo fẹ́ rán ọ̀rẹ́ mi lọ mọ́kà ọmọ ọ̀dọ̀ mi tí ń bá mi ṣe mo fẹ́ rán lọ mọ́ta mo fẹ́ ṣe kírídọ̀mù fún mo fẹ́ fún lówó tẹ́ àwọn awowó tó kù bí ilẹ̀ àdéhùn sí ní gbèsè ní gbèsè lákọ̀ọ́kọ́ sẹ́nà bábá sẹ gbèsè tán ó kan kí ni ó kù àdéhùn àwọn abọ́sílẹ̀ àdéhùn ọmọ tí ń bá ṣiṣẹ́ tí ń tó kù lẹ̀ owó wọn wá káfírídọ́m àti mọ́kàmá tọ́bájú wádà báhùn ẹ̀yẹ́ rárá pàdéhùn lẹ́kùn tí sí mú pàdéhùn tàbá láfẹ́ sí tí ó kó bọ́ wọn òkú àti ara alé òkú wọ́n ti jẹ ẹkún wọ́n ti jẹ ẹkún tí wọ́n jẹ wọn ẹjẹ́ ó tó ẹjẹ́ wọn ó jogún torí àwọn kan bẹ ẹkún nìkan ni wọ́n jẹ wọn ò ní jogún àwọn kan bẹ wọ́n jẹ wọ́n jogún

àmọ́ gbèsè àgbọ́dọ̀ san gbèsè àdéhùn tó bá sí ṣe tó bá ẹkùn ó tó kù lẹ̀ owó yẹn ọ̀pọ̀ débi wípé táa bá yọ owó freedom ọmọṣẹ́ táa yọ owó mọ́ta driver táa yọ owó kíníkan ìyàwó ó tún sẹ́kù owó tìmù tí múlẹ̀ ẹ̀yọ́ lẹ́ra mọ́tọ́ rẹ̀ alkawa ní tí ò ní kó bá ogun gbígbín tí ò ní dáwà lálẹ́ ní alkawa rẹ̀ ní gẹ́gẹ́rá mọ́tọ́ rẹ̀ èyí tí ò ní múnira wa wọ́n ti yẹ́ta mìíràn láàá a ti kúrò ní ilé àkìrí ogún àti san gbèsè nìsì àmáàdì ìfẹ́ àìsí mú àlùkáwà ní àti san ó ti lọ a ti sọ pé tí ọ̀bá tí san kápílẹ̀ láti ẹjọ́ àbá ẹjọ́ ẹ̀ tó láti wá pínkún àwọn mélòó ló yẹ kó pínkún àwọn mélòó ni ó yẹ kó pínkún mawani ul-irs asbabul-irs Àṣìbàbọ̀ ní ráṣì sálà sàtún. Iṣí mú ní jogún mẹ́ta ni tí wá dámù lọ sọ bẹ́ẹ̀, àwọn fèsì sẹ̀rí àdíṣẹ́ àti Kùránì. Àṣàòjí yàtù kéyàn jẹ́ ọkọ àbí aya síra wọn. Wọ́n na sáàbù yóò ni, bàbá gbọ́dọ̀ jogún ọmọ rẹ̀, ọmọ gbọ́dọ̀ jogún bàbá rẹ̀, ọmọ gbọ́dọ̀ jogún ìyá ìyá gbọ́dọ̀ jogún ọmọ jíjẹ́ ọkọ sáyà jíjẹ́ ayasọ́kọ odi méjì wọ́n wà láàrùn ní mẹ́sí ẹni tí ń gbẹ́dọ̀ ẹni tẹ́kọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti wà lọ́wọ́ rẹ̀ òun náà gbọ́dọ̀ jẹ́ ní ogún àwọn kan fi ó ti wà nù wà láàrùn torí kí tẹ́bá ní ọmọ wà ní ìlà àmúrì rẹ wá ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ náà lóòmù tó ti wọlé ọ̀nà mẹ́tẹ̀ta sáà gbà àwọnù pé mọ́ lẹ́tọ̀ ogun àbí lẹ́tọ̀ ogun àwọn àwọn ni ọ̀wá lẹ́tọ̀ kó pínpín màwà ní ó lé ọ̀sìn bábẹ̀ àti àwọn tí ìdí òsì ní jẹ́ wọ́n pínpín nǹkan méje ni òun làwọn àpò ní mímọ̀ tún sí gbólóhùn lákàrí sí kún ẹ̀ṣì láka rísíkó ẹ̀ṣì àìsìn méjì láka arábí méjì rísíkó ọjẹ́ mẹ́ta gbogbo ẹ̀jẹ́ méjì Àlàáyìn wọ́n ti mẹ́lẹ̀ wọ́n wá sọ́ọ̀tì ẹ̀, sọ̀tàbí ẹ̀ ni wọ́n lò, wọ́n sọ́ọ̀tì ẹ̀ ẹ̀ẹ́sì jẹ́ sàká kí jẹ́ kàrímù àwọn ní srk àpídílẹ̀ àwọn nǹkan méjèèjì lẹ́mọ̀gbọ́n alákọ̀ọ́kọ́ àárín tó àmẹ́ àdàmú sí ilẹ̀ lèmọ̀lúdí náà òkúkúrísì mọ́tọ́ pé báàbù ni tí wọ́n bá bí pẹ̀lú wípé kó kí tọmọ yẹn bá kí ẹ́ẹ̀ẹ́ẹ̀ẹ́ alàyé ọmọ nù àmọ́ ádámùlẹ̀ ìsìnláì àyìn ádámùlẹ̀ ìsìnláì àwọn abímọ̀ kọ̀ wá pé Àwọn àrídò kò ní pégún èyí ọ̀nà àkọ́kọ́ ọyọ ọmọ ní àbọ́mọ́kọ́ òkú ló bí àbókùkọ́ amúgbà tí òkè ẹjẹ́ kókù ọmọ ní ẹ̀yọ́ òkúrò gbogbo tó lè ní aṣákòfí mamá tàbábìlà ájì lè sínà láàrin tí lágbàjá ń sáré kọ̀ sáré lábágọ́ pé ẹnìkan kú láàárọ̀ lábágọ́ pé ẹnìkan tó kú máa sí ìdọ̀sá tálọ́wà kọ́kọ́ kú náà méjèèjì ọ̀dà tó bá jẹ́ pé a máa tìkò tí wọ́n kú síra wọn ẹnìkan kú lọ́wọ́ àárọ̀ bí aago mẹ́jọ ẹnìkan wá kú bí aago méjì ọ̀sán ìdáni ẹni tó kú gbẹ̀yìn ọ láti pín nínú ogún ẹni tó kọ́kọ́ kú ní àárọ̀ bóòwò tí ẹ̀rí gbàmọ́ àwọn ọmọ tí ọgbà Àṣàpò bẹ́ẹ̀nà àníyàn kọ́kọ́ kúnnà àmì méjì, ní máa da ogun gbogbo tábà ti dàrú, tábà ti lójú tó ẹ̀ ẹ̀yọ ní ẹ̀kú ọmọ ẹ̀kú ní méjì. Alam, almọ̀lá alátò báyìí na dáọ́jẹ́ ni aláàdínà. Èé, tí ò tún ní jẹ́ kí àwọn mí orógún pín láàrin ọkọ láyà, òun ni pé tí wọ́n bá ọkọ̀ pé alọ́yàlè òǹgbọ́n ọ̀yàlè tó ń bá yàlè ọmọ dáàbò ọ̀nà yàlè onídàbò àwọn àtẹ́kẹ̀ fúnra wọn túká àbí wọ́n kọra wọn nípọ̀ pé tí ń bá tún súnmọ́ ìyá mi mú súnmọ́ òun náà níbi bá tún fẹ́ yí ọmọ àlè ló eré iṣẹ́ ìrìn wọn tí ìparí ìjà wọn tún wé túká tún wé tú obìnrin wọn ní jẹ́nu ogun ọkọ ọkọ náà ní jẹ́nu ogun obìnrin torí wọ́n ṣépè fúnra wọn tó ká ní. Ó di mélòó? Ó di mẹ́ta. Ó di mẹ́ta. Alkúfúrò àtàrákù rẹ̀ dátù. Alkúfúrò ìyá kèfèrí, ọmọ ń ṣe ìsìláàmù. Bàbá ṣe kèfèrí. Wọ́n wá ní tọ́ bá ti lè rí bẹ́ẹ̀ bàbá wọn ní jẹ mú ogun ọmọ wọn. Àbẹ́ bàbá ń jẹ́ Mùsùlùmí, ọmọ wa di kiri ó. Bàbá wá pé má lọ kiri ó mọ́kọ̀ ọlọ́mọ nítorí kó ṣe kèfèrí bàbá rẹ̀ wá kó wá nípa ẹni ọba bídá kọ́mọ̀ pẹ̀lú bàbá òun tó ẹgbẹ́ ìsìláàmù bá lẹ́sẹ̀lẹ̀ tí mùsùlùmí lẹ́sẹ̀lẹ̀ kò nínú ogun torí pé láyẹ̀ rí tó lè káfíró alìmùsùlùmí kèfèrí ọ̀wọ́rọ̀ jogun mùsùlùmí torí ẹ̀sìn ọ̀dà wápọ̀ mọ́ wọ́n àpẹni àlàyé mẹ́mẹ́ torí pé ìsìláàmù ló ní gbogbo nǹkan àríkù ayà alábúdó ẹlẹ́ẹ̀kàrún àríkù níríkù kéèyàn jẹ́ ẹni tí ń jẹ ẹrú lẹ́nkwá sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ lẹ́ẹ̀kan ọmọ ọ̀dọ̀ tí lá ń bẹ tí ìbá ṣe ẹrú orígbọ́bẹ̀ ìtàn rẹ ọmọ àbúrò rẹ òun lẹ́tọ̀ àti kan fún ní nǹkan ó ti wọ ọmọ kò lè dọ́gba pẹ̀lú ọmọ òkú o ṣùgbọ́n ọmọ ta mú lẹ́rú wọ́n pé ìsìgbà ni kìí ṣe ọmọ náà àti ẹrú ni kò lè tígó lè àlẹ́hú máa lọ ní sọ ìdí bàbá ẹni ó lẹ́rù ló lẹ́rù ẹni ó lẹ́rù ló lẹ́rù wọ́n pínrún náà mọ́gún ni ẹrú ò ní pínkún ó di mélòó ó di márùn-ún Àbìná ẹ́kàrùn-ún eh, eh, tẹ́kẹ̀ láàrin náàbí ìrìn. Ẹgbàta ní ìsìnlákà rí zikún sáìdẹ̀, àbìná ọmọ àrí. Tọ́ dájú pé ọmọ ìyá ọdà rú, ní dájú ló ní ní dájú kan, òun níwò pa ìfàíkọ̀ jẹ́ nìkankanú léyìn. Ó sì tààrò ẹjọ́ orí ìjí wọ́n ní ẹni tí ya rẹ̀ ń fẹ́, ẹnìkan ló kìí ya rẹ̀ mẹ́lẹ̀ sọ́ọ̀bù, àròyé wọn á fi dénú fámílì. Ń jẹ́ tó wọ́n bá pín fún ẹyọ ti ẹ̀kọ́ mẹ́ kòrí zanimu lè ìta yúrọ́pù mẹ́rin àbúrú Dàkílò ìkà omi dúnà tàbí ilẹ̀ ìmí. Dàkílò ìkà omi dúnà tàbí ilẹ̀ ìmí. Ẹ̀dìmú ọmọ lè, lẹ́yìn ìṣúrọ́ mẹ́rin àbúwà àtàbàbà rẹ̀ nù. Kọjọ wá nìí, ojú ẹ̀ ń ṣe hàn ìyá náà ń ṣe ọ̀rọ̀ tààrù yìí mẹ́ta ìrọ́gùn máa bẹ̀ẹ̀fẹ́ ìlú lè àtàwọ̀ ní nínú ẹni tó pààyàn nítorí kó lè ṣogún ìyàwó tó fi pọ́ìsì sí oúnjẹ fọ́pọ̀ ẹ̀ tí wọ́n á lọ tẹ́ẹ̀dì sẹ́ni ọjẹ́ pọ́ìsì tó ẹgbẹ́ tó gbé ọkọ̀ rẹ̀ ń fẹ́ mi ọbẹ̀ tẹ́tì ránṣẹ́ orígbóhun bímọ púpọ̀ àbí ìyàwó kí wọn ọmọ rẹ̀ lè jogún táa tó torí ẹ̀ sínú ẹmọ́jì òjògún ọ̀ apààyàn àwà síkìrìnù àbẹ́jì tí ẹ̀yẹ lè mú àgbè wọn lérí agbọ́nrin àkọ́kọ́ yóò àwọn méje nínú àwọn márùn-ún àwọn mẹ́ta ta ẹ̀kan á yọ àwọn ìpín méjèèjì yìí ẹni bá ti lábà àwọn ìlà kò ní kígún ẹwà tó gbò ogun àti ìyọ̀ àwọn tó ẹ̀ká yọ àti màwọn tó ẹ̀ká jẹ ọ̀ẹ̀kọ́ jẹ wọ́n ti fírì bí àwọn láìsí yìí lóòrùn àwọn mélòó ní òpin gúnnú ọkùnrin àwọn mélòó ní òpin gúnnú obìnrin ọ̀dọ̀ mélòó láti ogún sí àwọn tí ó pin ọkùnrin mélòó ni tàbátà ṣára àwọn mẹ́ẹ̀ẹ́dógún lọ́lá ti pin gúnnú ọkùnrin Ẹ̀wọ́n lọ́wọ́ rí sí iná mínà rìn jáàlì àṣàbátò ilẹ̀ àtàójò wálé àpòlè omi. Àwọn tí ó pín gúnnú ọkùnrin àṣàbátò àwọn tó yẹ kíkó ogun kan ni wọ́n àyàbí bàbá àti ìyá. Àlè ọmọkùnrin wábínà lẹ́ẹ̀dẹ́ ni ọmọ ọmọ tọ́jọ́ ọmọkùnrin òkú ẹ̀gbọ́n òkú tọ́jọ́ ọmọ ìyá kan wà ní jádò bàbá bàbá òkú tí bàbá bá ti kú ò wà láàkú ṣe kí ìyíkọ̀ ọmọ ìyá àti ọmọ bàbá tí ìsọmọ ìyá wọ́n lẹ́tọ̀ ọmọ náà mọ̀ dúró mú. Wà ní ákùnlẹ́lẹ̀ ọmọ mẹ́wàá ábúnẹ́lẹ̀ ákẹ́ ṣe kẹ́kẹ́. Ọmọ ẹgbẹ́ ni tọ́jọ́ máa yá rẹ̀ ọmọ bàbá rẹ̀ ọlẹ́tọ̀ ológun rẹ̀. Wà ábúnẹ́lẹ̀ ákẹ́ lẹ̀lẹ̀ ákẹ́. Wà láàmẹ́ ṣe kẹ́kẹ́. Àmọ̀ ẹ àbúrò bàbá rẹ̀ tọ́jọ́ máa yá ni wọ́n àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ tọ́jọ́ ma yàtọ̀ náà ni wọ́n pọ́lẹ̀tọ̀ ní ogún rẹ̀ wọ́n náà níbi tí wọ́n. wáp وابن العم للأب والزوج والمعتق الزوج أقلت láti píngun ìyàwó ẹ̀. Àlẹ̀mọ́ mọ́ tápù ẹ̀rú táa ti sọ pọ́dọ̀ ọmọ ọlẹ́tọ̀ láti píngun. Fàìsà dámà ọ̀rọ̀ fàlà yárí sí mẹ́rin ọmọ ilẹ̀ àṣàlà sáàtùlọ. Bí ogun wọ́n bá pẹ́gbà ìlàjí gbogbo àtàpẹ́ yìí, àwọn tààkà ilẹ̀ tó gún àwọn àlẹ́, àwọn ojú àwọn àjogún àwọn mẹ́ta ni ogun ọlẹ́wọ̀n Àlàábù wàlẹ̀ ìpùnà ọmọ òkú àrísá ojú ọkọ̀ ọjẹ́, àwọn yóò pọ̀ ọmọ ẹkún, àwọn eléyìí ọjẹ́ ogún, àwọn tọ̀wọ́n ọjẹ́ ẹkún. Àlwárísátù mínà nìsáàrì àṣọ́. Àwọn tí ó jogún ní obìnrin àmẹ́wàá ni wọ́n. Àlbẹ́ ọmọkùnrin tọ́jọ́ mọ̀ òkú. Wà bí tí ọmọ ẹ̀gẹ́ tìrìsì òkú tó kú nì òkú nì ọwá bí ọmọkùnrin kan ọkùnrin yìí wá bí ọmọbìnrin tí ó bá ti sọmọkùnrin mọ́ ọmọ rẹ̀ obìnrin yóò jogún bàbá yìí wàlẹ̀ ọmọ ìyá wà lè jàjájú nílẹ̀ ìdí àtàrí àdíyà àyá àwọn obìnrin ní káwọn ọmọ òkú obìnrin àtọmọ tọmọ òkú ọkùnrin bí lóbìnrin àdíyà òkú àdíyà àyá òkú Wàlókó tó ṣe àtún ìpáṣù àti òkú tọ́jọ́mọ̀ ẹ̀yà rẹ̀. Wàlókó tó lẹ̀lẹ̀ àti òkú tọ́jọ́mọ̀ bàbá rẹ̀. Wàlókó tó lẹ̀lẹ̀ ọmọ àti òkú tọ́jọ́ ìyá ló bí síbì kan, kò bí síbì tó bí síbì kan wà zárídájú ìlákaná ìyàwó wà lẹ́mọ̀ràn dábọ̀ <laughs> ìyàwó tó fún ọkọ ẹ̀ ọmọ táa fi sọ́dọ̀ lẹ́rú tó wá ti ti kó dọmọ àkókò bọ́kùn ẹrú lọ́rùn ẹ̀ yóò Wàjàmí ó ní sáà ìsọ àṣíbà àtúfòrò dẹn. Ẹ̀rá àwọn obìnrin lápapọ̀ àwọn èékógún tán, a pínpín fún wọn bẹ̀. Àwọn ọkùnrin ní kógún tán. Ìlà lùmọ̀ takọ́tù. Àbẹ̀ ìta Àwọn tó wáyé pé ní wọ́n tún lẹ́tọ̀ọ́ sí jùra wọn lọ, wọ́n máa yẹ orí fún àwọn mẹ́. Alùwàrà tàbí àrùbáàtù àkẹta ní ìrìn. Bàbá wa pẹ́ pẹ́gbó, ọ̀nà mẹ́rin láwà kò sí nìsìn. Pẹ́gbó, a ti máa yí ọkùnrin mẹ́ẹ̀dógún, a sì máa yí obìnrin mélòó mẹ́wàá, a sì máa bí wọ́n dé ṣáájú ara wọn ogun lọ́wọ́ adílẹ̀ àwọn àpẹgbùn sí mẹ́rin náà. Fẹ́sìmọ̀ ìyàrí tó bèèrè fàártì bàbá tó náà tàbí ìbẹ̀ ẹ̀rí àwọn kan bẹ ápínkún wọn bẹ̀ yìí wọn ní kó tẹ́lẹ̀ ìdáméjì ń bẹ àwọn tó pín ìdáméjì àwọn onídámẹ́ta ń bẹ àwọn onídámẹ́rin ń bẹ àwọn onídámẹ́fà ń bẹ sáńpẹ̀ ní súdúsù àwọn onídámẹ́jọ ń bẹ sáńpẹ̀ súnmúnù àwọn ní ìdámẹ́wàá ń bẹ wọ́n ṣúrù àwọn ní ìdáméjìlá ń bẹ àwọn onídámẹ́jì mẹ́rìnlélógún ń bẹ àlàyé rẹ̀ ìbọ́síwẹ́wẹ́ àyè yóò gbà. Wà hún àyè ó mú. Náà, mọ́ lọ bẹ̀ wọ́n. Àwọn ti gbógun kalẹ̀ nìsì. Báwo láti fún ọkùnrin, bú láti fóbìnrin, ọya lérí jáàlì nà sí ìbò. Lérí jáàlì nà sí ìbò mímá tàràkàlùwà ìdáni ọ̀rọ̀ akọ̀rọ̀bú. Ọmọkùnrin nínú tí bàbá rẹ̀ sílẹ̀, àwọn fámìlì ní mẹ́. وللنساء نصيب مما ترك الوالدان والأقربون Àwọn ọmọbìnrin náà nínú ogún bàbá wọn, àwọn obìnrin tó jẹ́ ìyàwó náà ní ń bẹ̀. Mímọ̀ fámìlì ní ń bẹ̀. Mímọ̀ kọ́lá nínú àwọn ọkọ̀ torí pé ìtumà tọ́lọ̀ fẹ́ ló mẹ́ẹ̀ tí láòtí ẹni tí bá pín fún ẹ fún ipé ilé yìí dọwọ́ rẹ mẹ́jọ dàrú lẹ́wù ìbá ìjẹ́gbolo kíní ìlà fún jẹ́ kíníta fi mú kíní ẹ̀dín pé rọ̀ yìí labálẹ́tọ̀ nínú nǹkan ẹ̀gbọ́n rẹ̀ o nígbàtà kan mọ́bìnú sọ́ọ̀tọ́ kan ni ẹbílẹ̀ ní àìsàn ah, ìgbẹ̀rẹ̀ rẹ̀ ọmọ ìyá kan náà ní bàbá rẹ̀ fẹ́ alhamdulillah yóò wà á máa fẹ́ sọ fún ilé ìpín méjìlẹ́ fún kò yẹ́ lómi inú ìsìláàmù, wọ́n sì lè máa fọ́kùnrin ní méjì tí wọ́n kóbìnrin ní tí wọ́n kan ẹ̀fún ni torí tí àwọn nílọ àwọn ní wíì àwọn nínú bákan lọ́kùnrin pẹ̀lú obìnrin eré òjèrí eré jẹrí ẹ̀rì pé àwọn tó bá pín wíì ìta wílẹ̀ káàbò sí ni ọkùnrin ò níbi tí ó ti tún jogún mọ́ ilé bàbá rẹ̀ kan jẹ́ jìjẹ́ nìí ọmọbìnrin ní èyí tí ó tún lọ jẹ nílé ọkọ rẹ̀ ọ̀nà ọkùnrin òpé méjì nílé ọkùnrin nílé rẹ̀ náà ti jẹ bóbìnrin bá fẹ́kọ márùn-ún ọ̀nà márùn-ún tó ti jogún nù yóò tún wá jẹ nílé bàbá rẹ̀ sí bóbìnrin bá fẹ́ àwọn obìnrin tó kò lè bàbá wọn àti wá dá sílé bàbá ọ̀yámọ̀ ọmọkùnrin tẹ́ fún náà ní ọmọ pọ̀ nínú tẹ́ fún sílé bàbá rẹ̀ iná náà fi ní àpò méjì fún ọkùnrin èyí tí ó tún máa wá kiri kò sí mọ́ ọ̀kan tó wà lọ́wọ́ náà ẹ̀pín méjì fọ́kùnrin ẹ̀pín kan fún obìnrin jẹ́ kéjì tóbìnrin kọ́lọ̀ jẹ́ ilé ọkọ rẹ̀ lọ́mù ẹlákùn tó sì láàmù sábòsí kọ̀sàbòsí فإن كن نساء فأقصن فين فلهن ثلث ما ترك ثلثا ثلثا ما ترك Sọ́wá ti ní Súnúsà, one quarter ni ẹ̀, wẹ́? Lọ́bẹ̀ ọ̀nà. Three quarter. One quarter. One quarter ni ẹ̀. Àmọ́ two quarter ni ẹ̀. Wọ́n ti ké fà فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك obìnrin bá jẹ́ ọ̀kan nígbàtà rí ẹ̀ka lọ́mọ mẹ́wàá ọkùnrin márùn-ún obìnrin márùn-ún tàbá fẹ́ pín ogún yẹn nísìn ẹ̀yà ńlá káyẹ bá ń pín ẹ̀rí pé gbogbo ogún tí mẹ́lẹ̀ nígbàtà ọmọ jẹ́ mẹ́wàá a ń láti pín ogún yẹn sí mélòó a pè sọ́nà ogún gbogbo obìnrin ó kó mẹ́wàá gbogbo obìnrin ẹ̀ á pè sí ọgbọ̀n ni á pè sọ́gbọ̀n á pè sọ́gbọ̀n gbogbo ọmọ tí ó bí ọjẹ́ mẹ́wàá ọkùnrin márùn-ún obìnrin mélòó márùn-ún á wá pé ogún sí ọgbọ̀n á wá kó ogún fún àwọn ọkùnrin márùn-ún á kó mẹ́wàá fáwọn obìnrin márùn Nígbà tó ọmọ bá ti wà, in tó yẹ ìyàwó pín ọmọ àmà àjúgà, wọ́n pè kìnnìkan ní hajjibu. Hajjibu náà pín sí méjì, hajjibu àti hajjibu hìrìmá. Tógún bá délẹ̀, àwọn nǹkan bẹ tí mo ní wọ́n jẹ ẹkúnlẹ̀ kan ni wọ́n ní rí in tí wọ́n sì fẹ́ kalẹ̀ ọ̀ká mọ́ hajjibu tí wọ́n hẹ̀rì mọ́nù nù gàgá ti bí wọn àmọ́ hajjibu nọ̀kùsán òun ní tó jẹ́ sí pé irú ọmọkùnrin àtọmọbìnrin tó bá yẹ́pọ̀ ọmọbìnrin nìkan ló kú bí á da ogún sí méjì ni tó ọmọbìnrin nìkan ló kó dájì àti ọmọbìnrin bẹ obìnrin tó yẹ kó pín ìdajì yẹn yóò tànázálà yóò sọ̀kalẹ̀ kúrò nídajì yóò bọ́ sí èkó kan ìdámẹ́ta tọkùnrin ọwà kó méjì tó wó kó kan yóò sọ̀kalẹ̀ tí sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ là ń pè ní hajjibu nùkìsọ́ọ̀lù Tẹ̀sì méjì ó dà ní ẹgbá fi lè sí bọ́lọ̀ ti dé kò ní dáwà alálẹ̀. Torí ní jẹ́ ń pè ní ogún ogun ni. Ní jẹ́ ń pè ní ogún in tó gùn ni, ogún gùn ogun sì ni. Ẹni tí ó bá wá pín àfikọ́ má da ogún lẹ̀ nítorí pé tó gùn tí ò ní tán ní jogun. Ní sì jẹ́ ogún. Wà ń ká náà tí wọ́n àyẹ̀dà táwọn wà láàá Tọ́wọ́ ajẹ́pọ̀ máa sọ sóso ní ọmọbìnrin ìdajì ogun lápẹ̀ fún wàlẹ̀ àbàwà ilé kó lẹ́wà èdè mẹ́rin wọ́n máa àwọn bàbá òkú ò níbi ìkókàndá mẹ́ta, wọ́n wà bọ́ sí ìkókàndá mẹ́fà, súdúsù ni wọ́n sí aṣọ́wọn sẹ́yìn, ìwà àwọn ọmọ òkú ń Nǹkan ni tí ọ̀sọ́mọkùnrin kò sọ́mọbìnrin wọ́n ni ó mẹ́rin sùlúsù ìyá rẹ̀ tó bí òkú ìkó kan dá mẹ́ta láàfún yóò kò tọ́pọ̀ torí kò sọ́mọ tí ó dì lọ́wọ́ kò sọ́mọkùnrin kò sọ́mọbìnrin. Fa in kana lahu ikhwatun falahu sulusu. Ọlá ẹkùnkù tó kú ó láwọn ẹ̀gbọ́n, ó ní àwọn ẹ̀gbọ́n ó sì láwọn àbúrò ìyá tó pín ìkókàndá mẹ́ta ìkókàndá mẹ́fà ní òpin yóò tó kéré ní tó láwọn ọmọ rẹ̀ yóò kú òpin nínú ogun àbúrò wọn àtẹ̀gbọ́n wọn

nítorí gbèsè lọ́lọ́n kọ́kọ́ ní ká mójú tó náà ẹni òun bá jẹ ẹ̀sọ ẹni tó bá jẹ òun náà kọ́ bẹ̀rù ọlọ́run tọ́rọ àwọn ọmọ ọkùnrin Àbáhùkún wá abúnáhùkún látàdúrún náà yóò fún

ẹ̀mẹni tí ó wúlò mítí wà sí tó wà nùjẹ̀ mọ́ fẹ́kẹ́ gbọ́ yí dáadáa wallahi alazim ọmọ mẹ́ta lánà bí láyé ọmọ àpàtọ̀ bí èyí tó fi rẹ̀ bínú ọmọ àkítọ́ bí èyí tó kọ́lẹ̀kọ́nù ìtọ́ ẹnu rẹ̀ tó ṣe wàhálà ọmọ àfiwà bí ọ̀bí níbi ọ̀tí kọ́lẹ̀kọ́ ọmọ àdúgbò tó ń ṣe rere bí látàdìrú na ihun akẹ́rẹ́bù lákùn náfà ẹ̀bẹ̀ ìjọ wúlò fún ibẹ̀. Wọ̀lá èèyàn máa bí mọ́tọ́ kọmọ náà yọ pa alàlùkí àmùn. Yọ́ tàlé yọ́ ta gbogbo nǹkan yóò sí olóhùn. Ọmọ tó wá tọ́, àbágà nínú. Àwọn ọmọ kí ó tọ́kọ́ kọ́ làkọ́kọ́ ọmọ rẹ̀ tí è tí

látàrí rú ẹ̀lẹ́ ma ayyuhu aqrabu lakum nafa ọmọ tí ó wúlò fún ẹnu ọwá mójútọmọ rẹ̀ ọ mójútọmọ ọlọ́mọ ó fẹ́rẹ̀ ẹni ẹ̀ ń tọ́jú ọmọ yín ẹ̀ ń dáṣọ fọ́mọ yín ẹ̀ ń fi àjọmọ òkú ẹ̀ ń fi àjọmọ ọlọ́mọ ọmọ tí sí lábẹ́ yín ọbádọ̀ọdún ọdásọ fọ́mọ rẹ̀ ọbádọ̀ọdún ọ̀sẹ̀kíní fọ́mọ rẹ̀ ọmọ ọlọ́mọ tí ń bọ́ síṣẹ́ òun àrùn pa ẹbá jẹun kùjọ́ kejìlẹ́gbẹ̀ fọ́mọ ọlọ́mọ oúnjẹ tẹ́ jẹ ní tútọ̀ lọ ń gbé fọ́mọ rẹ̀ ah ẹnìkan ọmọ ọmọ tí ó kẹyìn ilé ẹnìkan ọmọ tí ó kẹyìn igbó ẹnìkan ọmọ ọmọ tí ó kẹyìn ilé o Ọlọ́run ló mọ̀mọ̀ tí ó kẹyìn àwa ẹnìkan ọmọ ọmọ tí ó kẹyìn ilé ẹnìkan ọmọ ọmọ tí ó kẹyìn igbó Ọlọ́run ló mọ̀mọ̀ tí ó kẹyìn ilé Ọlọ́run lọ́mọ ọmọ tí ó kẹ̀yìn àwa. Ẹnìkan ọmọ tí ó kẹ̀yìn igbó, ẹnìkan ọmọ ọmọ tí ó kẹ̀yìn ilé. Ọlọ́run lọ́mọ ọmọ tí ó kẹ̀yìn àwa. Ẹnìkan ọmọ tí ó kẹ̀yìn igbó, ẹnìkan ọmọ ọmọ tí ó kẹ̀yìn ilé. Ọlọ́run lọ́mọ ọmọ tí ó kẹ̀yìn àwa. Aṣojú ọmọ kò tọ́sẹ̀yìn ọmọ mẹ́ta ní ilẹ̀ ọmọ ìyọ́mọ ọmọkọ́mọ kò sí sí ọmọ ọmọ ìyọ́mọ lọmọ sàásàn aṣòjíṣẹ́ ìyàn ọmọ nù sínú rí ọmọ asọ̀gbà tó mẹ́ra ẹgbẹ́ tó kù láyé tó ìrẹ́ sí ọmọ ọmọkọ́mọ òun ní pé ọmọ lásán ẹ̀sìn ọmọ lásán ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kò rí ti fẹ́nu ọlọ́mọ fi sàdánwò kò sí sí ọmọ òní ọkọ́lá bẹ́bá pè lọ́mọ lónìí ráò ìrìnkìrì ìfẹ́sìn lọ yìí ráò àti kọ́ ti pẹ́ ọmọ abúdó lẹ́bá ní wọn kọ́ ọlọ́run ọmọ ọlọ́mọ tó ọtọ́ àtọmọ tó ṣe dáadáa fún ládùúgbò dá ọmọ mi ní ọlọ́bíṣẹ́ mo ní pé wọ́n ní ó ti fún ọ ní lóòrùn lọ́bíṣẹ́ kẹ̀kẹ́ mọ́tò lọ́ta mọ́tò rẹ̀ tàbábá irinṣẹ́ méjì náà àbọ̀gbọ́ lọ́ta mọ́tò ilẹ̀ ni ọlọ́ra lọ́ralẹ̀ ọ̀pẹ́lẹ̀ bàbá yìí ti fún ìwọ lọ́ralẹ̀ sẹ́dí ẹmọ́jẹ́ náà a ní ọlọ́ta mọ́tò ìtẹ́ ọwà tàmọ́tò ọwà ralẹ̀ owó tó bá ti rí iṣẹ́ máa mú àyìn àwọn ń bá kọlé rẹ̀ ọwá kọlé tán níjọ́ tí olú ẹ̀ bá kú adákùnrú ọmọ òun tí ìbá sọ ọmọ bú tí ọmọ rántí pé bàbá ìsinmi lórí àbí òdínájú ọ̀rántí ẹni tó fún mọ̀ràn ẹni tó sí dáadáa fún tọ́ dátọ́rọ̀ rẹ̀ ládùúgbò tó dúndò bàbá fún ọmọ rẹ̀ o ọmọ àbìdíbí àbàtọ̀bí ọmọ àbítọ́bí ọmọ àbíwàbí ọlọ́run ní àmà ìjó wúlò mẹ́ náà àti dé dúró àwọn ọwá kúwà sí fún àwọn tó fẹ́ pínkún ó sì kúwà sí fún àwọn ẹbí kí wọ́n má ṣàbòsí fún ọmọ òkú kí lọ́lọ́run wíbẹ̀ fún àwọn mọ̀lẹ́bí فقولوا قولا معروفا وهي غسى الذين لو تركوا من خلفه ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا ẹ̀yìn tẹ́wà jẹ́ mọ̀lẹ́bí ẹ̀gbọ́n àtàbúrò náà fẹ́ pín gúngún ẹmọ́fẹ̀ méjì fẹ́ ilẹ́ ẹgbẹ̀mọ́tò àbúrò yìí ó lè ní ọ̀nà

ويقولوا قولا سديدا Ẹjẹ́ ká dúró mẹ́rún, ẹbá ń kọkọ̀ sídà orin tàà kọjá fi ṣe sára ogun pínpín, káwàá sàdúwà sí kọ́lọ̀ mọ́ ti pa ògbò àbáyìí, ọlá ẹ̀nà Muhammad lọ́dọ̀ ọlọ́run. Ìnáwó ẹ̀rá tàtàfẹ́lẹ̀ ìtìnámi wà jíbà tó ń على الأمانة بعد الموت نسريها على الأمانة بعد الموت نسريها بعد الوصية بعد دين نكسمها للمستحقين أهل الهرس نهديها للمستحقين أهل الهرس نهديها على الميت تكسي ترثته إلا الهداية للأهباب يؤتيها إلا الهداية للأهباب الهدية إلا الهدية للأهباب يؤتيها قبل الوفاة إذا صحت شريعته غير لمضاربنا ترفع يبكيها ففتح يا علماء الدين كسمتها ففتح يا علماء الدين كسمتها شريعة الله تقوى الله نجريها شريعة الله تقوى الله نجريها Iná ìwèrà tàtà fẹ́rẹ̀ ìsìlámi wà jíbà tó. Òkú tó pé ìlú ìsìlámọ̀ ọ̀nà yẹn ní. Alára máa ní fi bá dalímọ̀. Ẹni tó wá ti fẹ́ fi ìkọ́ sàmánà, àwọn àfáà tí ó bá pínkún ẹjá fún ẹ sàmánà. Nítorí alásàlátù rẹ ni ìyàwó kejì lọ mọ́sí bẹ́ o ọlọ́run obì ọ wà fà. Bádà lọ wá sí ẹ̀tì bádà bí nínú kìsí mọ̀ ha. Bádà bí nínú kìsí mọ̀ ha. Àkọ́kọ́ yọ àsọ́ọ̀lẹ̀ náà ayọ̀ gbèsè náà ká tó pé ìwé láti wílẹ̀ kan. Lẹ́lmọ́sẹ̀hì kí na aha ló lẹ́ ẹ̀rìsì ní ó yí. Lẹ́gbọ́n lábúrú ní bàbá àwọ́dọ̀ fún wọn. Wàlá alálẹ́mẹ́ yìí tí tàbí sí mú tẹ̀rọ káàkiri. Ọ̀dá kókò ó pín ó kò kú ó pín kú fún ẹ̀kú tó kú dákù ní wíìlì kọ̀dá. Ìlànà àdíyàtì lẹ́rẹ́ àhábà àbí yóò tí rán. Ìlànà àdíyàtì àbẹ́bùn nìkan lálẹ́ ṣe eré ìtàwílẹ̀ ni. Fọ́bùlà lọ́wà fàájí ìlà fọ́ájí ṣẹ̀rí ni kó ti ṣe eléyìí tí ò

kódà bẹ bá débi jẹ́ fún tó wáyé pé olówó ni ìdáwà fà mẹ́mọ̀ fún ibẹ̀ tí ń tọ́mọ̀ fún mi òpin lọ ẹbẹ̀rù ọlọ́run o ṣẹ̀rí àtàláhì tàtò ọlọ́run má tọrọ mi kí gbogbo àtàbẹ̀rẹ̀ àwọn atọrọ mímọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àtọrọ àzìkì àtọrọ àlàáfíà àtọrọ ìdáàbòbò àtọrọ yọ́nù rẹ̀ ọlọ́run fún àfá àbùgẹ̀ní àbùgẹ̀ní Suleiman arọ́gbọ́lá yẹn tó ní ilé kéwú markasu nori al-ilahi ní ìlú Kòròdú yìí àtàdúwà fún àtàdúwà fáwọn ìyàwó tí ó dúó tì í àṣàdúwà fáwọn ọmọ kéwú àṣàdúwà fáwọn ọmọ níbi àṣàdúwà fẹ́bí àṣàdúwà fún jẹmọ́ alásàlásù àti jẹmọ́ ọkùnrin àti jẹmọ́ obìnrin àṣàdúwà fún owó nìkábà markaziyin ẹjùkú látún lọ́sí àtàwọn tọ́jọ́ mayawa ní Islam tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wá bílẹ̀ ní àákẹsọ́tọ̀ fàájà méjì méjì ó ti tó àádẹ̀ fi àṣàlátù kọ̀ọ̀kan sẹ́yìn ẹ̀ ìṣàlátù fàájì ìjòkótà jòkó yìí Ìjẹ́ àwọn náà gbé síwájú ọlọ́run tàà fẹ́ ṣe ọlọ́run tàà sí lábúrú tàà tó sí wá ọlọ́run tàà sí. Wà ní sí àtúnmọ́ láìsí nílẹ̀, kálùkù tó máa dà ní ẹ̀rẹ̀ sábẹ̀ gbogbo aláfarabalẹ̀ gbọ́tọ̀ ọlọ́run ọlọ́mọ́sà gbọ́ ti wà náà. àmín tọ́ka wá láyà tá àmọ́ bá ti yẹjú ọlọ́ba yẹjú ọ̀tá tó délé àmín bá yẹjú ọlójú ayé wa bàbá tún kò láyé tán tá pẹ́pẹ́ bẹ́ẹ̀ bàbá tún kò tán mọ́sà bá yẹjú ẹlẹ́yìn wa àmín Àwọn ọ̀pọ̀ àwọn òbí wa, àwọn ẹlẹ́tọ̀ wa, ọlọ́mọ yìí wọ́n mú kàwọn bàbá tó bí ọfá àgbẹ̀gẹ́ni Ẹba ń bẹ láyé bá sórí ayé fún wa. Àmín. Bá ti lọ bá sórí tọ̀run fún wa. Àmín. Ẹjọ́ bí àfá àti bá ń bẹ láyé bá sórí ayé fún wa. Àmín. Bá ti lọ bá sórí tọ̀run fún wa. Àmín. Ó kárí tẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. Àmín. Àti gbogbo àwọn táàfà gà ní ọ̀fẹ́ àṣàdúrà pé lágbájá ràn mí lọ́wọ́. Fáàtí ni, Pakistan ni, Afghanistan ni, Iraq ni, Iran ni Libya ni Lebanon ni gbogbo Ismail gbogbo mi tí ìṣòro bá mùsùlùmí láyé mọ́sá ti dẹ̀kùn fún ọlá ìjọba fẹ́ di mẹ́jọ jẹ́ tó wà láàfún ọlọ́kọ̀balẹ̀ ẹgbẹ̀rún ọ̀rọ̀ wọn mú bẹ́ẹ̀ yárí kò gbígbà bẹ́ẹ̀ jọ dá fún gbogbo wa fún Yorùbá fún Haúsá dá fún gbogbo wọn ti bẹ́ẹ̀lẹ̀ Nàìjíríà mọ́jú wa kọ ọlọ́run Salatu ala nabi. Salamu ala على النبي صلاة على النبي سلام